السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن محمدا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل تقوى الله في السر والعلن وتحميد الله وإجلاله جل وعلا الذي سهل لنا في هذه الأيام مواسم الطاعات والخيرات فيها يتنافس المتنافسون ويتسابق إليها المتسابقون عباد الله من فضل الله علينا أن الله سبحانه وتعالى قد جعل في بعض الأوقات وقد خص بعض الأزمان بالفضائل والأجر إذا أخذها العبد واجتهد فيها وتسابق إليها ومن هذه المواسم الأيام العشر من ذي الحجة موسم عظيم من مواسم الطاعات والقربات والأعمال الصالحات لذلك يا رعاكم الله كان السلف والعلماء يتنافسون في الأعمال البر في هذه, في هذه الأيام لقول النبي صلى الله عليه وسلم الذي روى عنه ابن عباس أنه صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء ومما يظهر لنا عظم هذه الأيام ومكانتها الجليلة قول الله تعالى والفجر وليال عشر فقد فسر, فقد فسر العلماء ليال عشر قالوا هي عشر يا عشر من ذي الحجة وهو ما عليه جمهور المفسرين وصححه ابن كثير ويا معشر الكرام ينبغي علينا ألا نضيع هذه الأوقات وأن نجتهد فيها لأن إضاعة الوقت فيا رعاكم الله إضاعة الوقت يسبب الهلاك ويدخل العبد في المعاصي وغيرها مما لا ينبغي للمسلم لذلك يا رعاكم الله ينبغي علينا أن نجتهد بالصيام والقيام والتحميد والتهليل وذكر الله سبحانه وتعالى وإعطاء المساكين وإدخال السرور على المسلمين أدقف الله سبحانه وتعالى أترى عليكم كيات قرابة فجس لا النبي محمد صلى الله عليه وسلم أمر علي النبي أمر صابر أتبو بوانيتي وما تليل عن النبي صلى الله عليه وسلم تتتايو لفجايمه عباد الله Allah subhanahu wa ta'ala oúnwò wá bẹ́ẹ̀ sí lórí wá bọ́jẹ́ sí ń gorí ọjọ́ lórí wá tí ọ̀sẹ̀ tó ń gorí ọ̀sẹ̀ nínú sẹ̀mí wá ọjọ́ kan náà náà bí wá fa ibadallah ọjọ́ decade ó ń gorí decade ìbáraláà Allah bá subhanahu wa ta'ala ó sì ń jẹ́ ká máa sẹ̀mí lọ bóyá tó bá wá sọ́dọ̀ wọn ìbáraláà in tọ́lọ́wọ́ bá fi máa ń fún ẹlẹ́mì gúgún ni yau Allah bá máa ń sọ gẹ́ bó ṣe bá nínú nabi sallallahu alaihi wasallam bóyá yóò túbá bóyá yóò túbá bóyá yóò túbá títí tí ó fi wọ 60 ibadallah nínú àwọn ọjọ́ tó sì pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti lọ lórí wá ẹlòmí ti gbọ́ gbọ́gbọ́ òun náà ni àwọn ọjọ́ tó dájú kò wáyé tó súnmọ́ káàmù láìpẹ́ monday ni bóyá tuesday ni sáàmù láìpẹ́ òun náà ni dhul hijja oṣù kẹni tó ti pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi àwọn oríṣìíríṣìí àwọn ẹ̀san sínú rẹ̀ tó sì pé ìtẹ́yìn ó fi rí àwọn ẹ̀san yìí òun náà ní ìgbìyànjú pẹ̀lú jọsìn ìrábà balọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yẹn tí ọlọ́wọ́ bá mẹ́wàá alákọ́kọ́ nínú Dhul débi pé àwọn afá àwọn afọ́ ní tafsir suratul fajr ti gbogbo aná máa da walfajr wa layalin ashir àwọn afá ní layalin ashir àwọn òru mẹ́wàá zọ̀rọ̀ṣíjà ní dákọ̀ torí pé gbàmí wọn a máa dákọ̀ òru ní tásí sọ ní ọjọ́ yẹn ganganẹ́ àti pé òru náà wà nù rẹ̀ bákanáà ibadallah eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn afọ́hun tafsiri sọ ní pé wà láyálì na ashir ní pé mẹ́wàá zai hijjá ni kódà Ibn Kathir sọ pé olóla láàfíà jùlọ nítorí náà ibadallah ọjọ́ jù nínú gbogbo ọdún pátápátá láti bẹ̀rẹ̀ ọdún ẹdún pátápátá àwọn ọjọ́ nítorí gbólówà nábi sallallahu alaihi wasallam ta nábi ní fallu ayyami duniya ayyamul ashir èyí tó lọ́lá jù nínú àwọn gbogbo ọjọ́ ayé pátápátá àwọn ọjọ́ mẹ́wàá zulhijjá ni o ó ní wọ́n bí annabi pé wala mithluhunna fi sabilillah kò a lè ríru rẹ̀ lójú ọ̀nà ọlọ́wọ́ bá bí a ríru àwọn ọjọ́ bẹ̀ lójú ọ̀nà ọlọ́wọ́ bá bí ọlọ́wọ́ bá ni wàlá a annabi sallallahu alaihi wasallam ni wàlá mithluhunna fi sabilillah a ríru rẹ̀ lójú ọ̀nà ọlọ́wọ́ bá illa rajulun afara wajhahu fi biturab àyàfẹ́ ni àti ibn hibban ló gba hadith yọ الشيخ الألباني سيقول لا فيها عباد الله إليه في هواء nípé ọjọ́ tó lọ́lá jù òun ló ń wọlé tọ̀ wábọ̀ yìí àwọn ọjọ́ mẹ́wàá nínú Dhul Hijjah ẹni tó fi ń gbìyànjú kó má sọlẹ̀ o ẹni tí ó gbìyànjú tẹ́lẹ̀ kó múra o al-mawtu ya'ti baghdatan wa antum la tash'urun ikú wà ní o lẹ́sẹ̀kẹsẹ̀ táà ní magata ibadallah ìbàtà alálàáfíà yìí ẹ jẹ́ ká fi sin Ọlọ́run Ọba ìbàtà alákòókò yìí ẹ jẹ́ ká fi sin Ọlọ́run Ọba gbogbo èèyàn ní ma ń sọ pé gbogbo èèyàn ní ma ń wù pé òun ò fẹ́ kú àyàfi kóhun túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba bọ̀tọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ma ń padà kú wọn ò sì ní túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba ìbáraláà nínú àwọn ọ̀nà tí a fi lè rí ìyọnú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun ni ìsàlá pàtàkì sí iṣẹ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá Dhul-Hijjah yìí tó wá látọ́dọ̀ Abdullahi ibn Abbas <coughs> nínú hadithi tó wá nínú Bukhari nígbà Nabi sallallahu kò sí kankan ọjọ́ al'amalu salihu fiha iṣẹ́ dáadáa nú rẹ̀ ahabbu ila Allah min hadhihi al-ayyam tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ọjọ́ yìí lọ wọ́n ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá kódà ẹni tó tó jagun sójú sọ́lá wa subhanahu wa ta'ala ò ní gẹ̀mí rẹ̀ kó tó wà janna but ìfí ẹ̀mí yẹn lẹ̀ fún ọlọ́wọ́ bá sójú ọ̀nà ọlọ́wọ́ bá nínú àwọn ọ̀nà tó gajù tí a fi ń wúrí aljanna ọlọ́wọ́ bá ní anábíwá ní àyàfẹ́ tó sì kó lọ jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá so kò ní pé nínú àwọn àsìkò yìí ká gbìyànjú torí pé àwọn àsìkò yìí náà ni àwọn àsìkò hajj àwọn àsìkò yìí àwọn àsìkò yìí náà ni ó kó àwọn manásìkò hajj sínú àwọn àjọsìn hajj sínú àwọn alálàájì wọ́n ti máa gbìyànjú báyìí wọ́n ti ibadallah àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ tó lọ́lá ni nínú rẹ̀ náà ni Eidul Adha wà àbílẹ́yìn rẹ̀ náà ni Eidul Adha wà ọdún tí Ọlọ́hun bá subhanahu wa ta'ala tí Ọlọ́hun bá sà fún wa tó sẹ́sà fún wa àwọn ṣètọ́nù ní wà látẹ́jìrò àkísàrọ̀ ṣàkiri a ní wọ́lọ́n ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn òní mórí fún ọsẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òní fún ọ̀rán ọba ibadallá ọjọ́ ń gorí ọjọ́ a sì ń dàgbà sí ni a sọ̀tọ́lọ́wọ́ bá wá kọ́ pé àwọn ọjọ́ yìí ní kọ́ jẹ́ kó bọ́ nínú ìjọsìn ọlọ́ọ̀bá jẹ́ kó bọ́ nínú páyà ọlọ́ọ̀bá ìbáraláà nínú àwọn ọjọ́sìn tàà lè máa ṣe láwọn ọjọ́ yìí òun náà ní ká máa gbàwẹ̀ wọ́n gbà wá nínú sunanin nasa'i àti ti abu dawud nínú hadithi wọ́n sọ pé ọ̀kan àwọn ìyàwó annabi wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ wani kana nabi sallallahu alaihi wasallam yasumu tis'a dhil hijja wa yawma ashura wa thalathata ayyamin min kulli shahr annabi sallallahu alaihi wasallam annabi man gba ọjọ́ kẹsàn-án dhil hijja àti ọjọ́ ashura àtọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù àti pé bákan náà ìbára Allah ìmá gbàwẹ̀ ìjọsìn tí Ọlọ́run wa subhanahu wa ta'ala tó fi ilẹ̀ fún wa mutlaqan ni gẹ́bù sí wọ́n nínú hadithi Abu Sa'id al-Khudri da man soma yawman fi sabilillah ìtorí náà ìbára Allah a lè gbàwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ a so at-takbiratul mutlaqah ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Dhul Hijjah òun náà ni àwọn ọ̀nà tí Ọlọ́run Ọba tó sì pé àwọn ọ̀rọ̀ tó bá wù wá la lè máa fi ṣe èyàn lè máa ṣe tahmid ó lè máa ṣe takbir ó lè máa ṣe tahlil ó lè máa ní alhamdulillah ó lè máa ní nínú ìmọ̀ràn tí Ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá ti wá di àwọn ọjọ́ ayyamu tashriq àwọn ọjọ́ ọdún àtọjọ́ kejì lẹ́yìn rẹ̀ àtọjọ́ kẹta lẹ́yìn rẹ̀ so àwọn takbiratul muqayyada àwọn ti wá bẹ̀rẹ̀ nìyẹn àwọn takbirat tó sì pé ó pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wa lillahi alhamd àti àwọn orísìírísìí ọ̀nà tó gbà wá tí Ànábì sallallahu alaihi wasallam fi ń ṣe bákan náà ibadallah inú àwọn nǹkan tó dájú tí a lè ṣe lásìkò yìí òun náà ni pé kí a lọ hajji tí ó bá ti pẹ́jù kí a bá lè lọ́kọ́ lọ́ọ́ fẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sí rọrùn fún so tí gbogbo àwọn májẹ̀mú rẹ̀ sì pé sí lára tó sì ṣe nítorí Ọlọ́run bá tí ó ṣe nítorí gbókàn fẹ́ lọ sí rílé hajj mẹ́lùmẹ́lù náà sí ń fò lọ hajj tó sì ṣe pé ìnra àkókò rẹ̀ ráyẹ kama kí àwọn náfílà lásìkò yìí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí kò dàbí náfílà tó ń kí láwọn àgbàmí so àwọn asẹ́ àwọn kí a máa tí kí irú àwọn bonanza báyìí tó bí bonanza ló jẹ́ ẹ̀pẹ́ nínú làákà ọmọ èèyàn náà tẹ́bá ń ní normal price ó ọwá dásìkò kan wá ní ókè o àsìkò yí ókè àwọn ṣe bonanza àwọn di price rẹ̀ kù ìdajì price so nígbà àwọn ìdajì price làwọn fún ọ kò wára so yẹn wá lọ ra so gbogbo ńlá ká ẹni ó mọ̀ pé àsìkò yìí kódà ẹlòmí èèrà nǹkan àgbà tí tẹ́lẹ̀tọ́mà tó ń ṣe bonanza òun tí ó ti kàákún pẹ́tọ̀ ìfowósòfò rí but kò rí bẹ́ẹ̀ ìjọsìn ọlọ́wọ́ bọ̀ rí bẹ́ẹ̀ àti àwọn àyè tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ma ń dọ́bù reward fún yà tọ́lọ́wọ́ bá ma ń sẹ́yà lẹ́sàn tó pọ̀ àtàwọn agbàmí náà èyàn mọ̀ jọ́sìn fọ́lọ́wọ́ bá ní o bákanáà ibadallah nínú àwọn nǹkan tá mójútó òun náà ni pé àwọn ṣe dáadáa birrul walidayni ma ṣe dáadáa sóbi ẹjá mójútó ibadallah ó dọwọ́ pẹ̀lú àwọn òbí wa bákanáà ibadallah ìmáàná tí ọlọ́wọ́ bá tá ń sálàyé àwọn ọ̀túnmọ̀ rẹ̀ fún wa lọ́sàn àti nírọ̀lẹ́ ẹ má jẹ́ ká fílẹ̀ kí ẹ máa rántí ọlọ́wọ́ bá láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹni tí ó bá fi ìmáà rántí ọlọ́wọ́ bá láàárọ̀ àti nírọ̀lẹ́ rẹ̀ yuktabu min adh-dhakirina Allaha kathira wọ́n kọ́kọ́ rẹ̀ ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عباد الله from the things that we can do in these first 10 days of Dhul Hijjah that is filled with so many goodness after fasting after remembrance of Allah constant remembrance of Allah while you are driving subhanallah while you are walking Allahu Akbar wherever you are going alhamdulillah and so many other uh, azkar from the ibadat that we can also do is charity, ibad Allah. We all know the situation of things, how severe things are for many people. We should end, we should, we should give out to people. We should aid one another. Walau bitamr. The Prophet sallallahu alaihi wasallam said, tasaddaq. Give out in charity. Even if it is, even if you are going to give a date. Because Allah subhanahu wa ta'ala loves the one that gives. And charity, sadaqah, it extinguishes the wrath of Allah, the anger of Allah for a slave. If Allah is angry with a slave before, when you give out in charity, it quenches the anger of Allah subhanahu wa ta'ala. So let us give in charity. Also, ibad Allah, for any of us that is that has the intention of slaughtering for any of us that has the intention of slaughtering on the day of Eid, maybe he has already bought the ram, he is planning to buy the ram, the ram is going to be given to him, so but he should not kill the ram. So for anyone that is planning to buy, to kill and slaughter for Allah subhanahu wa ta'ala on the day of Eid, you will not take anything away from your body again. Once it is the uh, what do we call it once it is the first of Dhul Hijjah you will not be able to cut your nails you will not be able to cut your ear the, the, the ears on your body that is permissible for cutting before not the ones that you shouldn't cut in the first place so not the one that you, you should not be cutting to look like a woman no that one you shouldn't even be cutting it in the first place but maybe you want to shave your head and maybe any other things. One, you, once it is the first of the Hijjah, you cannot take anything away from your body again. So that, that will be like I, that will be like either Monday or Tuesday. So either on Monday, either Monday or Tuesday. So if it is either Monday or Tuesday, you know Sunday, in fact even Sunday evening, because if it is Sunday evening, that the crescent was discovered and you, have, and, and you, you have shaved in that evening so you have gone against the command of the Prophet sallallahu alaihi wasallam so the Prophet sallallahu alaihi wasallam said in the, in the hadith of Umm Salama so the Prophet sallallahu alaihi wasallam said as it is narrated in Sahih Muslim إذا رأيتم هلال ذي الحجة when you see the crescent of the Hijjah وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِي And one of you wants to slaughter for Allah. فَلْيُمْسِكْ أن شَعَرِهِ So withhold from your ear. So in fact, if combing your ear will make it fall out. So don't don't don't do anything that will that will take away your ear, that will make your ear fall. Wa'adfari and your nails as well. So ibad Allah. This is very, very important. Because it is the command of the Prophet. So what of a person that, that, that, he, that just decides, ah, the Prophet can say his own, I will do my own. Whatever I want, I will do. Who are you to tell me the Prophet said so? So, I shave on Tuesday. I cannot change my Tuesday shaving time for anybody. It is, it is already planned in my schedule. I put it in Google Calendar. Who are you? So, if a person decides like this that the command of the prophet is nothing to them, and the prophet cannot tell them something and they will listen, and they still went ahead to go against the command of the prophet, then in this case, there is nothing wrong with them slaughtering. Their slaughtering is still accepted. There is nothing wrong with it. But they have disobeyed the Prophet sallallahu alaihi wasallam. So they have disobeyed the Prophet sallallahu alaihi wasallam. What if a person assigns someone else to slaughter for them? What if a person assigns someone else to slaughter for them? Like those living in the land of the kuffar. And they are not allowed to slaughter because they love humans, they love animals more than humans. Because they love animals because of their twisted thinking and their deranged mentality. They love animals more than humans. And they think you Muslims, you are oppressing animals because you kill thousands of rams, if not millions. During the Hijjah, you kill, you kill millions of rams, millions of cows, So they love animals more than humans. So they, will, so they don't allow people to slaughter in such places. So and a Muslim, because he does not value his religion as well, he lives in such place. He has no value for his religion as, uh, at, at all. And he has no value that Islam should continue in his lineage. And he opens his family to indoctrinations. His Muslim children, he opens them to indoctrinations. So he takes them to, to, to such place. So he wants someone else to slaughter for him in a Muslim country. What of this person? Will he also not take from his body as well? Yes. Once you are the one that they are slaughtering for, the one that they are slaughtering for will not take anything from his body once it is the first of the hijab. But the one that is helping them to slaughter, He's just a slaughterer. If, if that is correct, he's just someone that slaughters for people. So, so he's someone that slaughters for people. So he can take hair from his body and he can, he can clip his fingernails. But the person that owns the ram, what will be the determinant is who is the person that owns the ram. The person that owns the ram, even if you are not slaughtering it for yourself, as long as the ram is slaughtered in your name, and this is also something important that we should note. Although inshallah ta'ala, we are still going to look at the rulings pertaining to slaughtering and udhiyah generally inshallah. If Allah says we are still alive to next week. One of the things that is very, very important that we should note is that the niyyah is not enough in slaughtering. You have to mention your name. Or you have to mention for you or the name of the person you are slaughtering for, the niyyah is not enough. The ijma' al-ulama, with the consensus of the scholars, there is not a single differ, differ, differ in it. So ibadullah, if you slaughter for someone, your brother that is not at home, he has gone for hajj. So you call his name. Bismillah, Allahu Akbar. Allahumma hadha anni. Allah, this is for me. Allahumma hadha an. We mention his name there. Allah, this is for so and so. The name has to be mentioned. So this is very important, Ibar Allah. The niyyah is not enough in this case. And look at, look at how shaitan has misguided people. Where the niyyah is not important, people mention it. Now where the niyyah is, uh, where the, where the niyyah is supposed to be mentioned, people do not mention it. People in Salah, you always see them, why to follow the Salat al-Asr, Arba' raka'at lillahi. So look at them. This is, this is, this is not from Islam. But now where it is, you have to mention it out. That you are slaughtering for yourself, هذا عني وعن أهل بيتي. This is for me and my, my household. People do not mention that. So about Allah, this is very important. We ask Allah subhanahu wa ta'ala to make us from those who will take the opportunity of this first 10 days of Dhul Hijjah and strive in it. We ask Allah subhanahu wa ta'ala to make us from those who will meet the Eid and celebrate it in sound health and, and wealth. Allahumma اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها رب لكم أبو

ọlọ́wọ́ bá ní ìdíra ní gbogbo ọlọ́wọ́ bá اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم تقبل صلاتنا يا رب العالمين اللهم تقبل صيامنا اللهم اكتبنا من الفائزين اللهم اكتبنا من الناجحين يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد